الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين فو الله سبحانه وتعالى أتروا عليكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وسلم ní àárọ̀ yìí inṣáàlá aka aya kan fún nínú Qur'an ìwọ tó jẹ́ mùsùlùmí tẹ́tí sí aya yìí dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó kí ń ṣe mùsùlùmí ìwọ náà gbọ́ aya yẹn dáadáa kí wọ́n náà ṣàǹfààní bẹ́ẹ̀ ìdí ni wípé ó pàtàkì gan fún ayé rẹ̀ àti alkiyama rẹ̀ aya inú Suratul Nisa aya 171 ọlọ́ni ya ahlal kitab ọlọ́run mo pẹ̀yìn ta fún ní tíra tó má ti lo ahlul kitab nínú Qur'an wọ́n bí fà sí àwọn yahudi àtàwọn nasara àwọn jews àtàwọn christians náà rí fà sí nínú Qur'an kò ní kálùkù ma mú ẹ̀kọ́ ní bíbí ayàtàkà yìí nínú rẹ̀ ẹ ma ma nù àwọn tán lọ sí bí pé gbogbo ẹ̀sìn kankan náà ni wahdatul adiyan ẹ̀ kò sí àtọ̀ láàrin ẹni tí ń lọ mọ́sálásí àtẹni tí ń lọ sọ́ọ̀sì kí wà wásà ti dá ìwà lọ́lọ́run owó ìsọkúsọ ọ̀rọ̀ pọ̀mbílì ni mọ́ gbáyà kùránì yóò ọlọ́run ya ahlal kitab ọlọ́run mú ń pè ẹ̀yin Jews àtẹ̀yin Christians ọlọ́run fẹ́ ṣe wá sí fún wọn la taghlu fi dinikum ẹ yé ṣe gùlú sọ nípa ọlọ́run ọba àfòdodo ẹyẹ parọ́mọ́lọ́wọ́ ọba mọ́ ó tó gẹ́ ìmá parọ́mọ́lọ́wọ́ ọba innamal masihu isa ibn maryam rasulullahi wa kalimatuhu anabi isa ta ń wò jésù tí wọ́n ń pè ní olúwa ọlọ́ọ̀bá ń sọ fáwa nínú Qur'an Suratun Nisa ó yá ń sí Qur'an chapter 3 verse 171 ó rí pé à ń sọ à ń fi rẹ́fẹ́rẹ́nsì sí kó lè bá sí fúnra rẹ̀ ní o lè tẹ́ online ẹ̀sìn tí wà nù kò gbákágbà pé Jésù ọmọ Ọlọ́run ni kò sí mù jámàlà ń bẹ́ ẹgbẹ́ ká má bínú rọ́ má bínú rọ́ I owe no apology to this or for this òdodo lélẹ̀ la taglu fi dinikum ẹ má ṣe ẹ má kọjá àlàmbí ẹ̀sìn yìí wa la taqulu ala Allahi illa al-haqq ẹ má sọ ń pa Allah àyàfòdodo innama al-masihu isa ibn maryam messiah jesus the son of mary innama kekin ṣe kankan illa afi rasulun innama rasulun rasulullah wa kalimatuhu àti ọ̀rọ̀ Ọlọ́hun ọba t'Ọlọ́hun bá fi sára maryam alayhi salam alqaha ila maryam wa ruhun minhu àti ẹ̀mí láti ọ̀dọ̀ allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ṣe sọ ó láwọn nǹkan kọ̀ọ̀kan tọ́lọ̀ bá fi dáwọn kan sàlẹ́sà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti pé kìní iná kó gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá yókù sínú kódò lè kó gbogbo àwọn ẹ̀gá sínú a ni Ibrahim Khalilullah alisa kadhalik hada tashrifiyun àpọ́nlé ni a Ibrahim àwọn ni Khalilullah tó ti pé kúlà annabi gan ju ti Ibrahim akbar min Ibrahim alayhisalam lè anna Muhammad afdol tó ti bí ọlọ́wà mọ́ dá ìbò ìpòdá mo dá ọ̀sà lẹ́sà Khalilullahi ni wọ́n ó pọ̀ bẹ́ẹ̀ ikẹ̀ ní Kalimullah ni ẹlẹ́kọ́lọ̀ bá bẹ́lú mìíràn sọ̀rọ̀ ní Qur'an bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so anẹ́bì Isa ọlọ́wà bá dá sẹ̀lẹ́sà pé Kalimatullahi ay kun fayakun tí Ọlọ́run bá fi dá gbogbo nǹkan náà ni wa ruhun minhu àti ẹ̀mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Nabi Adam alayhi salam Ọlọ́run bá dá tán Ọlọ́run bá sì fi ẹ̀mí sí lára kódà wa gata bá wà nínú ìyá wa thumma yursalu ilayhi al-malak fayanfukhu fihi ruh ruh náà ni Ọlọ́run <clears throat> wa rusulihi àtàwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala wa la taqulu thalathatun ọlọ́ni má sọ pé mẹ́ta lọ́kan ọlọ́ni ń sọ fáwọn nínú Kùránì ẹ̀rọ wà bẹ̀ mi àti sọ fún wọn ṣebí mi kan transmit tọ́lọ̀ bá ń sọ nínú Kùránì fún wọn èyí ò mí ò ní problem tèmi ó ní mo tún sọ fún Kùránì chapter 3 verse 171 Suratun chapter 4 afwan Suratun Nisa chapter 4 verse 171 àti máwọn references wà ní Bible dáadáa pé Jésù ń sọmọ Ọlọ́run kìí sí ń sọ Ọlọ́run reality lele Mùsùlùmí tó bá fẹ́ mọ́ wá ah, ah, ah, àwọn Ọlọ́run sọ ní Kùránì ogun Ọlọ́run wà la taqulu thalatha kò sí tán pè mẹ́ta kò sí tán pè mẹ́ta lọ́kan intahu ẹ̀sọ́ Ọlọ́run ni ẹ fílẹ̀ o intahu ẹkò níbi ìsọkúsọ ọ̀rọ̀ yíò khayran lakum ní tẹ́ fi ń dájú fún ilé innama Allahu ilahun wahid la ilaha illallah innama Allahu ilahun wahid ẹyọ kan péré lọ́lọ́run ọba kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn kìí ṣe bàbá ọmọ ẹ̀ ní mímọ́ ọlọ́run níyàwó ọlọ́run ò Ah, ó dá jésù lọ́lọ́run bá bí sọ́lọ̀ alọlọwọ níyà alọ́lọ́wò níyà tani mary tani jésù ọlọ́run sọ́lọ̀ níyà ọlọ́wò níyà tàwa jésù mary tàwa jésù náà ni tàwa rẹ̀ mary sọ́lọ̀ níyà ó náà pàwọn àríyà yìí ọ̀pọ̀lọpọ̀ náà mùsùlùmí kò fẹ́ gbọmọ́ ẹni kíni hadhihi ayatun min kitabik ṣe bó ní mùsùlùmí ni ọ ni anta taddaili islam wa taddaili iman wa taqulu innaka muslim fa idha ma tutla alayka ayatun min kitabillah taghdab wa tahzan tamawa هذه آية من القرآن àwọn kírísẹ̀nì ń bẹ̀lá ìgbàtà nẹ́bí ń ká kò mọ̀ náà nẹ́bí láti ká fáwọn èèyàn bá in tọ́pọ̀lọpọ̀ orí tẹ́fí padà á ẹjá gba ìsìlámù yíò ẹ̀wù Ja'far bin Abi Talib radiyallahu anhu nígbàtàn lídì àwọn mùsùlùmí tá nẹ́bí nìkan lídì wallahi ó mọ̀ pé kírísítẹ̀ ní Nàjáṣì o súrọ̀ tó ká súrọ̀ tó Maryam ní níbi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ nípa pé Isa annabi Ọlọ́run kí ń sọ́lọ̀ ma kana lillahi an yattakhidha min waladin subhana idha qada amran fa innama yaqulu lahu kun fayakun hadha wal haqqul mubin wa kafun kò wó pé ah, ah ká tó gbé kírísítẹ̀ rárá ohun tó kafun náà wàláhì Nàjàsí sì dojúbọlẹ̀ ń sì ń sun ẹkún ń sì ń sun ẹkún ìjọ yẹn fa amana bi rasulillahi sallallahu alaihi wasallam ah ó ní ashhadu annahu rasulullah lójú ẹsẹ̀ ló ń sọ bẹ̀kẹ́ ah, ayàtẹ́ka yìí ànẹ́bì tọ́lọ̀ fi kí ní ẹ̀rọ mo gbà kún lòdí sí ọlọ́run ẹ wo òdodo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ó wà lọ́kàn wa tá máa wí lẹ́nu a'udhu billahi minash shaitani rajim in tọ́kọ̀ lọ́pẹ́ fẹ́ ká máa bára lónìí waddu law tudhinu fayudhinun ká máa bára wáyẹ ká máa compromise afẹ́mọ̀ sẹ́rìntàn sọ ní pé ah, um, kayf hadha alhaqqu ahaqqu an yuqal alhaqqu ní ká fẹ́ràn ara wa ní ká dákẹ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sà láà mo rí mọ́ ìwònú àwọn méjèèjì ta ló nífẹ̀ẹ́ rẹ̀ èyí tó rí ọ tó ń lọ ibi tó ń lọ inú náà wọ́n ń fa ọlá gidi pé ah má lọ má lọ má lọ má lọ ó ah má lọ fímílẹ̀ àtẹni tó o ta ló nífẹ̀ẹ́ yìí nínú ìmẹ́jì ọlọ́wà ní kí wà láti ẹkúlù thalatha intahu khayrun lakum ẹ̀dákẹ́ ẹyẹ sọ bẹ́ẹ̀ mẹ́rin tí fi ń dá fún ilé léyìí o innamallahu ilahul wahid ẹyọ kan péré lọ́lọ́run ọba subhanahu an yakuna lahu waladun mímọ̀ ọlọ́run kò tọ́ ẹ̀ gbọ́dọ̀ sọ́pọ̀ ọlọ́run lọ mọ̀sẹ́ subhanahu mímọ̀ ọlọ́run an yakuna lahu walad ma fi samawati wa ma fil ardh ọlọ́ni gbogbo tí ń bẹ sánmà àti ilẹ̀ mímọ́ ní ìbímọ̀ ọmọ mẹ́dà wa kafa billahi wakila mbọ́lá ti wárí mbọ́lá ti gbọ́ sáà gbọ́ lẹ́nu ànábì Adam alayhi salam ìpọ́lọ̀ bá bímọ ṣé gbọ́ lẹ́nu Moses pọ́lọ̀ bá bímọ jẹ́ gbọ́ lẹ́nu Joshua ṣé ṣé ẹ gbọ́ lẹ́nu àwọn ànábì Ọlọ́run tó ti wá before Jésù ipò Ọlọ́run bá bímọ bí ṣé ẹ gbọ́ rí bọ́lá tí wá mú àkídà àwọn Greek àtàwọn Roman tán gbé káàkiri believe àwọn Roman kama ní demigod semigod tẹ́sọ́rí gọ́gù ṣe gbogbo alá ní fọ́n hádìí hádìí jẹ̀wọ́l hujjatun alaykum kà tẹ́sọ́rí gọ́gù pé semigod demigod ó rí pàwọn Greek ní obìwá fún ọ tẹ son of God s-o-n of God wá tún tẹ s-u-n son of God lamb of God kíníkan di kíníkan lamb the sacrificial lamb wàlá àkídàwà greek ni àtàwọn ọgbọ́n ipe ẹn kíníkan ṣẹlẹ̀ a wà sacrifice lamb kan ipe kíní yẹ the same thing tẹ́ta awọ́là sí Jésù ipò ni wọ́n pa fẹ́sẹ̀ kíníkan kama pa nǹkan fẹ́sẹ̀ kíníkan àkídà wọn ni wọ́n lẹ mazaja èyí ń pè lẹ́sìn wọ́n ti gbé pàndalé yín lọ́wọ́ wọ́n gba reality kúrò lọ́wọ́ yín wọ́n gbé pàndalé yín lọ́wọ́ gbogbo ó ti padà wá di ìdákúdà ẹ wá láwọn mùsùlùmí tó jẹ́ neighbor tí ẹ kẹ́ sàlàyé àwọn òdodo fún yín kájọ́ eh bàbá ìyá ìyọ̀ ọ̀tọ́ o aya ẹwọ kòrán ni ó yẹ wo aya ni ó kòrán chapter 4 verse 171 lọ sí fún ààrẹ o aya ni o kini ọ̀tọ̀ o kódà tẹ bá ní kẹwọ báìbù gan John chapter kìíní kan Matthew chapter kìíní kan tàti kàkàkà ń jò ní ah! òdúdó kìíní yìí àmà mọ́ gbùdá kama jamala kama kama kama compromise olódódó david kébi tó tún worst dé fáwọn mùsùlùmí lé ní àwọn èèyàn lọ church wọ́n sọ pé ẹbá àná gbàdúrà dání o ah se wọ́n ń se tó dání ṣe ní ṣe ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá ń tọ́ dání Father, هذا ẹ̀bá náà gbàdúrà dání o débi pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn mùsùlùmí gan padà ń tẹ̀lé wọn lọ ibi tá ti bẹ̀rẹ̀ o ní ká má tẹ̀lé wọn lọ síbi wedding ní church ẹlòmí à ní pé ibi kọ́lẹ̀ mi wọ́chọ́ ìtàmójòkó sí ìta church kan ló wà church kan ló wà ibi tá ti ń yọ wọn díẹ̀ díẹ̀ nu tá ti ń yọ wọn díẹ̀ díẹ̀ ah, attend the wedding yẹn ẹ kọ́lẹ̀ lè jòkó síta báyìí ẹ lè jòkó sí báyìí báyìí ó mọ̀ kọjá church ó sì mọ̀ ah ìjábù mọ́

ó ma ń dú ó ma ń tàn ìlara pé sọ́lọ̀ ọba náà nílé sọ́lọ̀ lẹ yẹ pẹ́rẹ to this level èyàn tí imani bá ń bẹ lára rẹ̀ kò sí bí ò sí ní kálára pé a ah, ah, no a ma ń sorí dùn ọmọ ẹ̀ eh, imani dà lára rẹ̀ ó ti fẹ́ ẹ̀ tán ìmọ̀ kò ti tẹ́yẹnyẹ àbí wa láti ma ṣáárọ́kà wọn níbi ọdún wọn à ń ṣáárọ́kà wọn níbi ìjọsìn wọn wọn bá ṣe ń ṣe làwọn ẹ̀sẹ̀ fẹ́ máa ṣe a tún wá ní láwùjọ wa eh ọlọ́wọ́ bá wo ọlọ́wọ́ dákù ṣàánú wa wo ọlọ́wọ́ ní kí wa kadhalika ja'alna li kulli wọ́n ti ṣe fàtàwà burúkú fáwọn mùsùlùmí lọ ń gbọ́ kíni kódà pásọ̀ mi gbọ́ wà jẹ́nà bí fún mùsùlùmí mi ń gbọ́ kíni olólùmẹni tí síun olólùmẹni tí ẹ̀ kíni ẹ̀ kíni wọ́n sì mọ̀ yá ìsẹ̀tẹ́yẹn wọ́n dẹ̀ mọ̀ yá qadiyatul wala'i wal bara ó di pé ó padà tàtọ́wọ́rọ̀ ó progress ó di pé ẹ̀ kíní kan there is nothing there is nothing we can eat their kíní kan we can eat their food Christmas ní ń bọ̀ báyìí gbogbo ìjà tẹ́lómi ń jà nísìn ìjà pé kò fẹ́ miss oúnjẹ Christmas ní so tọ́ láti máa kópa pẹ̀lú àwọn kèfèrí níbi ọdún wọn kò tọ́ kò tọ́ gẹ́gẹ́ bó ṣe lè kópa pẹ̀lú àwọn ọlọ́sùn Òṣogbo àwọn ọlọ́dún ọ̀lású gbogbo ẹ̀nà àmọ́nà kọ́lá àwọn Christian gẹ̀ẹ́bá ọlọ́sùn Òṣogbo gan sọdún sánbá wọn ṣe ni ah sánbá wọn ṣe sánbá wọn ṣògùn oníkálùkù mọ́tí ẹ̀ ọdún sì ní nínú àwọn ṣàáyù gbogbo ẹ̀sìn ni tí bá ní pé ọdún iléyá ìgbọ́lọ̀kàn rí lọ báhùn àwọn mùsùlùmí tí bá ní kérésìmesì ìgbọ́lọ̀kàn rí lọ kí wá ní ìtumọ̀ tàwídì tán pẹ̀pẹ̀ sí wọn sọdún pọ́lọ̀ ń bímọ ẹwà àyàtà kàkalẹ̀ ibáyìí níbo la fẹ́ fi síwájú Ọlọ́run mo wá díwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mo wá ní ọlọ́wà ń bèèrè lọ́wọ́ mi ipé tọ̀ ṣe ó gbà kí mi ọlọ́wà bímọ kí wà ní ọlọ́yẹ́ ìgbà ó bímọ o àbọ̀gbà tó wà láyé àwọn tán ní mo bímọ ṣe bẹ́jọ́ ń ṣe ni kí ló sọwájú ọlọ́ọ̀bá èmi ò gbà kọ́lọ̀ bímọ àmáhùn àwọn tán ló bímọ àkódà inú mi máa ń dùn sí wọn kódà mo tún máa ń sàdúrà kọ́lọ̀ jẹ́ máa sí lọ́dọọdún bóòlù sí fẹ́ síwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mbó la fẹ́ gbàgbà ìpí la fẹ́ bó la ṣe fẹ́ mórí bọ́n wájú ọlọ́run ọba ẹjẹ́ ká lọ mọ̀ kíní kan a mọ́ tẹnumọ́ ọ̀rọ̀ ìfúnra pé wàláì àsìkò láyé ti kéré tẹ́mẹ́nìkẹ́ wáyé ohun ẹ̀rìpáyé nǹkan tó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ó ń sáré tààrà oníkálùkù wá ń sá lọ sínú sáré sẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni gbọ́níwà di wípé ah ah rabbi irji'un la'alli a'malu salihan fima taraktu kò sí mẹ́ kò sí mẹ́ bala innama inna iya alkalimatu huwa qailuha ọ̀rọ̀ kan tí ó kàn wí náà láti rí bẹ́ pín in lọ barzakhlu ila yawmi ba'ath kó wá sí wàhálà láyé kó tún padà wá kú Ọlọ́run tó dáun mùsùlùmí ó ẹ̀yìn ó dàgbà mùsùlùmí ó sì fẹ́ fi islam ó sì fẹ́ fi ta kite káàkà fatuwa kan fúnra wa lẹ́yìn ilé sheikh ibn baz rahimahullahu ta'ala wọ́n bí lọ́wọ́ wọ́n ni akhuna yaqul yulahadh anna ba'dan min al-muslimin yusharikuna al-masihiyyin fi eid milad wọ́n ni a ń fúra pápá kanú àwọn musulmi kìí ṣe sápá kan mọ́ní sí ọgọ́rọ̀ nínú àwọn musulmi wọ́n kópa pẹ̀lú àwọn christian láti máa ṣe ọdún ọdún new year How we christmas àbí christmas kama yusammawnahu gẹ́gẹ́ bá ṣe máa ń pè wa yarji'u wa yarju at-tawjih wọ́n wá ń fẹ́ ẹfún wa níbi ìmọ̀ràn nípa ọ̀rọ̀ yìí ọdún tó ṣe pé àwọn gẹ́gẹ́ fún àwọn gẹ́mọ̀ pí ọkọ̀ rẹ̀ àwọn deeper life ń bá wọn sọ́dún deeper life jehovah witness ń bá wọn sí do, don't, do not celebrate the Christmas with them kò ṣe kó ní pé ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe o ẹ̀ tún gbọ́dọ̀ bá wọn ṣe àwọn gbàgbẹ́ bọ́ ní ẹmọ́ ọgbọ́ ẹ̀tàn wọ́n láì kíníkà wà kíníkà máa ń dùn mí àwọn yóò mọ̀ kó dòdò lọ́rọ̀ wọ́n sì ní fẹ́ gbọ́ wọ́n sì máa gbọ́ irọ́ ayé ti débi pé mò ń parọ́ fún yàwó ẹmọ̀ kí mò ń parọ́ àtọmọ̀ ná millions upon billions of naira lórí ìrọ́yìn ah, ààlá nǹkan ọmọ ọ̀dọ̀ Father Christmas Father Christmas bọ̀dá délélẹ́ ládùgbò yín tó lọ dáṣọ òsì borí wọ̀lẹ́ musulmi náà mọ́ nǹkan mọ́lọ Santa Claus ibo Santa Claus wà ní Bible ẹ̀yìn Santa Claus kan Father Christmas yóò wà wọ kìní kan mask kan ẹ̀yìn we wish you ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn wọ́n kọ lọ sórí rédíò orí tv orí gbogbo ẹ̀ yóò wà fún wọn ní gift yóò wà ṣe kíní kan a'udhu billahi minash shaitani rajim wàtàníyà irọ́ ìmá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ni gbogbo ẹ̀kọ́ lókọ o kọ rẹ̀ nánu fala yajuz kọ̀tọ́ kíyàn sí rẹ̀ wọ́n bèèrè lọ tọ́ka mọ́ sí wọ́n ní aljawab la yajuzu lil muslim ma gbá àfá gidi o yàtọ̀ sáwọn àfá nù tó ní kódà àwọn kan fún olóúnjẹ time Christmas wọ́n tó lọ bá kí madam the food is small the food is too small olóúnjẹ ò sí akaluna batalun àwọn jẹkújẹ aláìníṣẹ́ kí fàádà wọ́n ní la yajuzu lil muslimi wala lil مشاركة اليهود مشاركة النصارى أو اليهود أو غيرهم من الكفر في أعيادهم قطاع فمسلمي ọlọ́kùnrin ni lóbìnrin ni kó ma bá wọn kèfèrí nínú àwọn yahudi ni àwọn nàṣọ́rọ̀ ni àbáwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà kèfèrí kó ma bá wọn kópa ní ọdún wọn musulmi ti ń gbé ẹ̀kú musulmi ti ń tán àsìkò orú tó tún lọ kírun àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà mọ́ oróyìn ẹnìkan ní wọ́n pé ah, ẹni ó gbẹ́sìn yé ha kódà ibi tó gbẹ́sìn yé dé ibi tí ti ń gbé egún lọ́wọ́ tásìkò ogun bá tó yóò ìsúlọ kírun afọ́n gbẹ́sìn yé gan tó bá tún kírun tán yóò tún ẹgbẹ́ gbẹ́sìn yé lóòtọ́ <laughs> àtàwídì yé yóò kọ́kọ́ lọ bá wọn ṣẹbọ tó máa di ṣẹbọ tó yóò tún lọ kírun yóò tún padà sí ibi ẹbọ yẹn tọ́ olóòsànà wọ́n ni ní àìpẹ́ à ń lọ lọ́nà àfẹ́m̀bẹ̀ yẹn last year kọ́yìn àbí sí beginning sí last year tí mọ́tò bàjẹ́ no no no ìgbà tí kọ́yìn àti mọ́tò bàjẹ́ a nìra bá tún mọ́tò ṣe àwọn ọmọ mùsùlùmí lọmọ yìí aṣọ tó wọ̀ aṣọ sí yẹ iná ni aṣọ àwọn tánmà ń kọ́ kí ní kan eégún ọdún eégún ẹ̀rọ ma ń tẹ aṣọ fún àgbẹ́ẹ̀dì wọ́n challenge pé ṣe mùsùlùmí ni wọ́n ẹran tó kọ́sọ ni o ni à kódà àwọn àfáà gẹ̀lájọ mọ́ sí wọ́n lẹ́yìn tó sọ fún ọ ni tàbí sọ́nà mẹ́ mọ́ adákẹ́ lọ pé ibu mo ti fẹ́ bẹ̀rẹ̀ fọ́mọ̀ yí báyìí ara sọ eégún lára rẹ̀ aṣọ àwọn tán ọdún eégún ah mùsùlùmí nìwọ kò yẹ kó mọ́ bá wọn sọ àwọn àfáà àjọ mọ́ ń ṣe ni ẹwọ̀ nítorí pé sẹ́kánà àfáà kan bẹ láwùjọ oúnjẹkújẹ ni wọ́n oúnjẹkújẹ láwọn ènìyàn sórí alìkíámọ̀rẹ́ ò kàn wọ́n alìkíámọ̀rẹ́ ọkọ́ ló kàn wọ́n alówó ọ̀ wọ́n <clears throat> lẹ́sí gbọ́ lọ́wọ́ rẹ̀ ní tán wánu èyàn tí ó gbò ní àṣọ òdodo fún ọ because sífà òdodo ni pé tàbá sọ òdodo fún rawa a kò rújú kò lọ́dọ̀ ara wa òdodo nù ọlọ́ni inna sanulki alayka qawlan thaqila ọ̀rọ̀ tó wúwo lódodo òdodo wúwo bí wà tán bá ń lè òkúta mọ́yàn lódodo bá ń gbagi mọ́yàn lẹ́sẹ̀ kan fọ́yàn ni ó gba kíyàn ṣe sùúrù ni tó wá fẹ́ gbódodo yẹ òdodo yìí ń ṣe eré kìí sáwàdà àwàdà ní clear yóò mọ̀ bá ọlára pé yé yé because kí ní yóò ń ṣe wọ́n wọ́n sọ pé kí ní yóò dá yóò wà mọ́ jú ọ in tó kù ní kó ṣe sùúrù pé eh bọ̀rọ̀ kẹ ṣe sùúrù sódòdó kan náà ń sọ yìí àwọn tó bá jẹ́rọ ṣèbí rọ ṣègbóhùn ló jẹ́ káfà lè máa lọ sọ́dọ̀ àwọn Christian láti mọ àwọn ṣẹ̀lẹ̀ wọ́n jọ ń kọrin wọ́n jọ lórí stage tó tún kọ àmọ́ kí ó lọ tẹ́jọ wọ́n rọ́ wà sí tẹ́jọ ń dáwà kàmbẹ̀ gbogbo wọ́n sì ń jó sọ́bà ọ̀sọ̀dọ́dọ̀ ọ̀rọ̀ nú sódòdó hmm, ló sọ yìí tó bá báhùn sódòdó mọ́jò anábi wọnú sinagoga àwọn jíwù ní Madina anábi wọlé anábi gbẹ̀yìn wọlé wà lọ síwájú wọn àwọn pastors ìkàdá jòkó níjọ́ yìí àwọn priests àtàwọn scribes àtàwọn church fathers anábi <clears throat> wà lọ síwájú wọn anábi ni pé tashhaduna anni rasulullah gbogbo wọn sì dorí bolẹ̀ wọ́lá ìwọ̀n lè gbógún sókè ah, òdodo ọ̀rọ̀ ní ó wúwo ní wọ́n mọ̀ ọ̀rọ̀ ní pé innahum ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n gbó ànígbà ní pé tashhaduna anni rasulullah sí bẹ́ẹ̀ kẹ́mì lọ jíṣẹ́ ọlọ́run ẹmà bẹ́ẹ̀mà gbogbo wọn dùn wọ́lá ìwọ̀n sọ anything ànígbàdà jáde kó mẹ́rin ní àkúnyìdìkẹgbà rẹ̀ ó mọ̀ ipé tó ń ṣe àṣẹ́ni wọ́n ní ọ̀tọ́ o fún wọn mùsùlùmí o àwọn àfáà gidi lán sọ̀rọ̀ yìí o àwọn àfáà yẹn ṣe oúnjẹ kújẹ o kó bá wọn kópa níbi ọdún wọn bal yajibu tarku dhalik ó gbùdọ̀ fílẹ̀ ni li anna man tashabbaha bi qawmin fahuwa minhum ìdí bá ń kọ́ sí àwọn min mushabahatihim wa takhalluki bi akhlaqihim annabi ni sallallahu alaihi wasallam ó kìlọ̀ fún wa ó sọ alára gan níbi ìmọ̀ kọ́ sí àwọn kèfèrí àti ìmọ̀ wùwá wọn fa'ala al-mu'min ẹwùn kaba annabi ni ẹmọ́ kọ́ annabi ni man tashabbaha bi qawmin wa huwa minhum ẹnikẹni tó bá kọ́ sí àwọn ọjọ́ kan inú wọn ló náà wà kọ̀tọ́ fún mùsùlùmí láti kọ́ sí wọn kódà wọn àfáà kọtíra wọn mọ̀ kọtíra nípa ahkamu ahli dhimma wọ́n ní òtọ́ fún mùsùlùmí láti kọ́sì wọn níbi ìmúra tó bá ti ní múra kan tó wà khasun bihim kò tọ́ fún mùsùlùmí kó múra bẹ́ anything ni pé jésù eh, shawarib wáfù léha khaliful majus ibomi khaliful yahuda wa nasara anẹ́bì ni ẹ fi ń gbọ́n ti yí lẹ́ẹ̀ ẹ mọ́ mú bí mú yí ẹ fi yápa àwọn ẹni yìí nìsẹ́ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́sẹ̀ nìsẹ́ fa'alalmukmin wa alalmukmin àti alhazar min dhalik wọ́n mú mi nílọ́kùnrin lóbìnrin ẹ ó dọwọ́ rẹ o níbi ìṣe ọdún yìí o bí ayi shay'in kankan ìwọ mùsùlùmí tó ló ní sí ọwọ́ ní wọ́n ló ń bá wọn kọ́ bí tẹ́tí ń ṣe tẹ́tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́pọ̀ọba Allahu akbar li'annaha a'yadun mukhalifatun li shar'illah ìdí nípa àwọn ọdún yìí ọdún tó takò ṣẹ̀ríà Ọlọ́run ni ó wa kò tọ́ kakópa ń bẹ́ẹ̀ àbí káàrin àwọn tí wọ́n ń ṣe káàrin lọ́wọ́ wala musa'adatuhum bi shay'in kò tó káàrin àwọn lọ́wọ́ pẹ̀lú kankan wala bi shay kọ́dà tí bó ṣe kéré tó gbọ́dọ̀ fi ràn wọ́n lọ́wọ́ wala bil qahwa kọfí ògbùdọ̀ fún wọn níbi ọdún yìí wala bi ayyi shay'in min al ara yóò kílẹ̀ pé àrùn ah, kódà kí ní ìgbà tó yá kí n táwọn èèyàn mọ̀ láwùjọ tẹ́lẹ̀ ni káàrin tó di oúnjẹ kú jẹ ká tó di pé wọ́n ta ìfún wọ́n ta ìsìn wọn wọ́n torí ìfún ta ìsìn wọn ó ní kálùkù mọ̀ kírísítẹ́nì <sniffs> mọ̀ pé mùsùlùmí ọ̀tọ̀ mùsùlùmí mọ̀ pé kírísítẹ́nì ọ̀tọ̀ ọlọ́run sọ ní Kùránì pé wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi ọlọ́run ni ẹ má bára yín ṣe lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run ni ó ẹ má bára yín ṣe lórí aburú àti lórí ẹ̀ṣẹ̀ ó ẹ dákun ìṣẹ́ ọlọ́run bá olófẹ́ tó kíyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbí kíyàn lọ́lọ́run bímọ tí ọlọ́run bá sí kí ni ó tọ́lọ́run ò bímọ bàbá tó mọ́ ẹ̀mú akẹwà in tó tẹ́ akẹ́sàrà mọ́ fìlà àrùn ẹlúrẹ́ nípa àwọn àpọ̀tá ń tẹ́ ọlọ́run sọ fáà ní kùránì pé <clears throat> ọlọ́run sọ pé wà máa aktharun nas walau harista bimu'minin ọgọ̀rọ̀ ní àwọn èèyàn kò sí bó ṣe lè ṣeéṣe tó wọ́n nígbàgbọ́ o tí wọ́n mọ́ ní pé ń bọ́ àwọn èèyàn pọ̀ tán ń reality là quality ni òkè kí ṣe quantity reality ni òkè kí ń eh but people are many that are doing it no kò kàn wá in tó kàn wá ní pé ìwòlòdòdó tọ́lọ̀ bá sọ fún àwọn Qur'an tí a nábi tí wá sọ fún wa nínú àhánú eh, àwọn nínú sunna so an bí Allah subhanahu wa ta'ala kó la <clears throat> musulmi kò níbi ọjà kayi <clears throat> léyìí tí ọ̀pọ̀lọpọ̀ ti tí ọrùn ara rẹ̀ bọ̀ an bí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a kò dẹ̀ sí ọ̀nà fún wa láti àti níwájú Ọlọ́run àyàfi ẹ̀sìn yìí àwọn bí Allah kó mọ́ sí wà lẹ́ni tí ó dọ́ọ̀rùn kó tó mọ́ tọ́ wù an bí Allah kó mọ́ jẹ́ ajẹ́ ká bá máa ní yamal kiyama o ayé ò ṣe padà wá mọ́ o ẹ̀yìn ò ṣe padà sí mọ́ o mo bá ilé kú nítorí oúnjẹ jẹkújẹ kan tó fẹ́ jẹ nítorí sẹ̀mú 5 kg ló nítorí ẹ̀ lọ church wọ́n náà ń pé wọ́n church wọ́n náà ń sá lọ bẹ̀ nítorí òróró nítorí kíní kan tán pín bẹ̀ ló sá lọ mo bá ilé kú lórí bẹ́ẹ̀ mo kú lórí bẹ́ẹ̀ ó kú lórí kó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ó kú lórí kó ń ran ìmá lọ́wọ́ ní o so ọ̀pọ̀lọpọ̀ sí ní àwọn tí ma ń gbé ọlọ sáwọn bí o ní pé wọ́n ni ogun dílé ni wọ́n ìsì máa ń pagbónú chọ́ọ̀chì gbogbo ìṣòro máa gbé bọ̀ gbogbo kìníkan ogun àìṣẹ́ kìníkan máa gbé bọ̀ irọ́ ni o sáwọn tí ìrí ṣòro tí wọ́n tán dẹ́kùn ìwọ mùsùlùmí ọ̀dọ́ta yẹ máa ń kí ṣòro lọ ìṣòro wo ló wà tó rò bí Ọlọ́run bá kọ́ ló lè láọ́mọ́ kí ni kí ni ogun ayé kọjú mi ogun kìní kan ìyá mi ní ń ṣe mí ìyá rẹ̀ wo ní ń ṣe ọ́ bàbá rẹ̀ ní ń ṣe ọ́ stepmother rẹ̀ ní kò jí ọ̀rọ̀ náà lọ máa gbébọ̀ ogun ayé pastor kìní kan wà yóò fi kìní kan gbé kìní kan irọ́ ni ó dá ó dá ó dá tí ẹ bá ń ṣe rọ tẹ́ni ẹ bá lè gbé ìṣòro fún yàn ẹni yóò lẹ́nìkan ló fámílì wọn tí ó nífẹ̀ẹ́ tó ti kú bẹ́ẹ̀ ní lágbára oní pẹ́ rìsìkí báyìí àbí oní darí gbogbo tó ṣe kọ́lọ̀ nìkan oní darí àbí kókọ́kọ́ bá wa jẹ́ nìkan tó ti kú ní fámílì kókọ́ bá dìdì àbí ká mẹ́ nìkan fún pé ẹnìkan wọn fámílì tó tòsí ó yá pásítọ̀ sọfẹ́ ní ìkó dolówó lójú ẹsẹ̀ kó sì dolówó báyìí ó tún wá lọ gbọ́ omi gbọ́ omi gbọ́ omi gbọ́ omi ẹlòmí ìkẹ́kágólìsì tó wà ní orí ń ṣe kékeré wọ́n túnmì kan lórí àpáta kìníkan wọ́n pín kan lórí kìníkan kìníkan kúrúsẹ̀dì kan wà wíkan wọ́n náà mùsùlùmí wọ́n náà lọ gàgàgàgàgàgà 25 litres tó gbàndò ní tó wọ́n sí sọ́bù wọ́n wọ́n wọ́n wọ́n sọ́bù rẹ́fẹ́ dodo nǹkan mélòó lọ́ta afẹ́lẹ́ máa súnmù sọ́bẹ̀ lómi kí ló wọ́n káàkiri tàn tààrí kí ló wọ́n wọ́n náà ronú yóò tó tó 15 years tó ti ń lọ kí ló múra dẹ́ni tí ó kún lè mìíràn ti dé ní náà ṣe bó ń ṣe ra rẹ̀ ni ó ń dúró ti ọlọ́run kó jòkó ti Allah subhanahu wa ta'ala kó jòkó kó pí Allah ọlọ́run ni ud'uuni astajib lakum ọlọ́run ni ẹ pè mí ẹ pè mí ní dáyìnlóhun wa anna al-masajida lillahi fala tad'u Allahi ahada nítorí olóò ń gbé lọ àwọn tán ní pé wà lájú afọ́jú afọ́jú tó ṣe kíní máa gbé bọ̀ àrọ̀ yóò kìní kan ó dìde àwọn afọ́jú tán bẹ́ ń gàmbàrí bẹ̀rún níta afọ́jú kódà tún lọ́ba wọ́n tún lọ́ba ibi tá afọ́jú pọ̀ jẹ́ padà tún lọ́ba tí wọ́n ọba afọ́jú ni kò nídìí kan a lè gbẹ̀yìn lọ sẹ̀mẹ́lẹ́ mi mímọ́ ni ẹ̀mí mímọ́ láàmà fífọ́ ọkàn oya yájú oya yájú oya yájú oya yájú irọ́ ni náà ṣe wọ́n ló mọ̀ ni àwọn stage àwọn stage making stand síkàkì kí ló ní tó ṣe kébẹ̀ ònìkan ẹ ibẹ̀ àrọ̀ kan rí ní ṣẹ́jú mi lé ní ó dá àrọ̀ tíwọ̀tíwọ̀ ládùúgbò yìí gbé lọ àwọn fake àrọ̀ tó ń tara rẹ̀ káàkiri àwọn àrọ̀ àná àrọ̀ tó èyàn tó yìnrìn lánàá ó wá dáró lé ní ìwà so ọlọ́ọ̀bá nìkan wallahi ló yẹ ká máa dájú gbogbo ìjọsìn kan mọ́ wà nǹkankan lọ síbi kankan mẹ́ jí kọ́lọ̀ọ̀bá tó ọ sẹ́rin tí ó yẹ́lómi ni pé ó ti fọ́lọ̀ọ̀bá lẹ̀ ó ti wò bóyá Ọlọ́run ò lè ṣe nǹkan tó ń fẹ́ fún kíníkàdẹ̀wà o àdíjì ká pé Ọlọ́run sọ pé ana inda dhanni abidi bi ṣe rí bó bá ṣe ń rò pọ́lọ̀ bá ṣe rí bẹ́ẹ̀ ló ṣe báyìí ọlọ́gbò lè ṣe fẹ́mi ń mọ́ ọlọ́mọ́ sí ọlọ́ṣọ́ ra fi ọlẹ́ ọlọ́ọ̀bá ò lágbára ti ṣe kí ní fi mún mm, mm, mm, ó dá mọ́ ti gbọ́ àwọn mùsùlùmí tó gbàgbà ọlọ́ọ̀bá níṣẹ́ kù síbẹ̀ sí lè fà lọ tó kíni kíni kílẹ̀ ìgbòlẹ̀ ń fà mí afẹ́ invite yín wá ní kẹwàá sí kíní kan so kẹwàá o kíní kan ọ̀run máa dílẹ̀ lé ní ṣìbẹ́ nìkan ti pàdé wá rí ní tipa garage mi àtàwọn ìyá méjì ní ó sì pàdé wa <clears throat> life sí tánkẹ̀ ah ní winners tó wà tankemi a drop ní park park unilorin àwà ń lọ́nà tí park garage wallahi ọmọ yìí ń sọ fún àgbà ah mo ní wait in person ó ní yes ah ó ní you will see him live abúbọ̀ yóò mọ́ tí ń sọ ní sẹ́mi ló ń fẹ́ ọ̀dẹ̀ ní mìí mú ẹmù ohun mú sọ pé àwọn èèyàn àti báyìí débi pé a mọ̀ parọ́ fún ra wa èmi náà mọ̀ pàpàrọ́ fún mi but èyàn tó bá jọ ń súnmọ̀ tó ń mọ́ tí ń ṣe ó pàwọ́ fún ta ni èmi ò sí ó lè tàn mí ọlọ́lùmọ̀dún musulmi tàbí kíni gẹ̀ẹ́tì pé jésù wà mẹ́ kí náà gẹ̀ẹ́gẹ́ wàláì má ṣe ìstìbáàdì tó bá débẹ̀ tó bá gẹ́ẹ̀tì dírẹ́sẹ̀ nìkẹ́ bí jésù la hawla wala quwwata ṣe mẹ́kí ń ṣe costume making video kan àti mọ̀ rílẹ̀ ìpẹ́ yìí wọ́n náà fẹ́ sí pé ìjọ tán kan jésù má gbé lẹ́gbù àwọn agbẹ́yìn sórí gí wọ́n kàn sí gbé káàkiri ó ṣubú dànù látòrí gíní wọ́n fà wọ́n fògbò fàáńtà ah, igi bá ń dà gbogbo wọn jákàkì wọ́n bá jẹ́ máa yìí ni gbogbo fíìmù tẹ́ ń sẹ́ra sẹ́lẹ̀ ń jésù tó wà lórí sẹ́ jésù lórí tàbí okùn náà fi sọ́mọ́ bẹ́ẹ̀ hmm, ní kẹ́ la ilaha illallah la ilaha illallah muhammadun rasulullah ṣe islam ṣe gbogbo ilé musulmi tó bá jẹ́ musulmi gidi gbogbo ilé ní àjọ lójú góòdì ní bẹ̀lọ́wọ́ ti wá ó dáwà lójú pàndà ní bẹ̀lọ́wọ́ ti so musulmi dákò dúró tí ẹ̀sìn rẹ̀ musulmi ni wá kó kódà gbogbo wà sí gan kìí ṣe wà sí tó ní ìdíkà mọ́ sí níbi tí àwọn èèyàn bá ti mọ́tán ṣe náà normally àkáìsà mọ́ sọ fún pé musulmi ni ọ musulmi ni ọ musulmi ni ọ musulmi ni ọ musulmi ni ọ musulmi ni ọ so òun tí ó kọ rẹ̀ ò bọ̀kẹ́ musulmi ló ń jẹ́ ni àṣìwá ń sọ sọ sọ sọ sọ má lọ má lọ mọ́sálásí musulmi mọ́ lọ musulmi mọ́sálásí ló sì jẹ́ ní ọ̀rẹ́ ilẹ̀ lómi ọ̀pẹ́ kò sí jà ń bẹ́ kì í sọ̀rọ̀ ọjà bóòlù sí jẹ́jà àà mùsùlùmí ni mí mọ́sílásí moment lọ ìlọ chọ́ọ̀chì kí ní ìjà tó wà ń bẹ́ sọ fún mi tí wọ́n sọ fún mùsùlùmí ni wọ́n náà mọ́ o sáwọn ilé ń sọ fáwọn èèyàn kọmọ wà sí mọ́sílásí ni wọ́wù kíníkàwó wọ́wù kíníkàwó gbogbo àwùjọ tó rí pé chọ́ọ̀chì ń kún mọ́sílásí ń fà ní ó ti fúkásí àtijọ́ tẹ́tí ń compromise máwọn christian tẹ́tí lọ church wọn ìjọ́ là ń wá tẹ̀lé wá mọ́sálásí rí pẹ́ èmi o àwa christian ó pọ̀ wá mọ́sálásí lé ní àjọ kìjímọ̀ lé ní sáwárí sáwárí ṣebó ń tẹ́ra rẹ ni ṣebó ọ̀nà mọ́ ń tẹ́ra rẹ ṣebó mọ̀ sẹ́ tẹ̀lé wọ wárí àwọn ọ̀sọ́gbọ́n kí ọlọ́nkàlájọ́sìn pastor kí ní ẹ̀tẹ̀lé wá mọ́sálásí lé ní ẹ̀tẹ̀lé mú alìní ààyè nínú ìlú bukọ́dá kí àwọn ọlọ́n kata johnson sí òun sínú masílásí ti ẹ̀ ọ̀dọ̀ tí lọ́lọ́n kata johnson wà kò sí lọ́dọ̀ ti wá bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ tó gbó kíní ẹjẹ́ ya fílẹ̀ wallahi ẹ̀sìn islam ọlọ́n ti pọ́n wálé tó pẹ̀lú ẹ̀sìn islam má tún yẹ pẹ̀rẹ̀ ara rẹ pẹ̀lú kọba wọn kàmí ma وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته